الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين إليتي أشعر أراني أرانيجو بيتكجا أناني السنة والبرعة كده كتوانكني السنة آه، كده كتوانكني البدعة سنباتي هنا تشي على البدعة هو kó ma jẹ́ kó rọrùn fún aláti gbọ́ asúnna bá bá sí mọ́ ṣàlàyé wọ́n ni bil abdad tatabayyanu al-ashiya bil abdad tatabayyanu al-ashiya tí ẹ bá ti mọ́ opposite kan àwọn èyí tó jẹ́ opposite ní ẹ̀nà máa ṣe kí ni o máa clear ilé ta fẹ́ ṣàlàyé ní ni anwa'i albida'i wa aldiniya àwọn ìran àwọn albida àwọn àdádálẹ̀ nínú ẹ̀sìn tí ó pín sí àti jẹ́ kí ó yíra wa ní jòkó yìí tí yóò kọjá náà wípé ìyàtọ̀ ń bẹ láàrin albida fi dín wà albida fi dúníà àwọn ìtẹ́pẹ̀ ni àdádálẹ̀ níbi ẹ̀sìn ọ̀tọ̀ ni àdádálẹ̀ níbi ọ̀rọ̀ ayé ọ̀tọ̀ ni àdádálẹ̀ innovations níbi ọ̀rọ̀ ayé in tó wà praiseworthy ni kò sí wàlá pẹ̀lú ẹ̀ à ń lo àwọn phones ni à ń ni àti gbogbo àwọn kàtí à ń lo everything innovations ni wọ́n because wọ́n sí tẹ́lẹ̀ wọ́n padà mú wọn wá ní bọ́lẹ̀ tí ó sí wà lápẹ̀lú ẹ̀ kò sí jù kẹta pẹ̀lú ẹ̀ because ìpìlẹ̀ níbi àwọn nǹkan tí a ń lò láyé o ní pé halali ni alimọ̀ ló mubah ni ó wà permissible láti lò ibi tí jù ti mọ́ ń wà ní pé a ní níbi ẹ̀sìn ọlọ́run bá sẹ́ tó because ìmọ̀ innovate sínú ẹ̀sìn in tó ń fi style sọ fún wa tó ń sọ fún wa òun pé ẹ̀sìn ọlọ́run yóò ti pé ó ní bùkátà sí ká fi àwọn àlékún sí a ṣe pé in tó ń sọ fún wa ní pé irọ́ ni Ọlọ́run bá ń sọpa fún wa ní Qur'an nígbà tó ń jẹ́ kó yíwa pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islama dinan a kí Ọlọ́run pa fún wa nígbà tó lóun ti pé Islam fún so àbí kó ma sọ no kìí sọ́lọ́ ní parọ́ annabi ló tàn ọlọ́run fi ẹ̀sìn yẹ pé ó fi rán nẹ́bí pé sallallahu alaihi wasallam bàtà náà bí wáyẹ kó jíṣẹ́ ó wá jíṣẹ́ díẹ̀ ó wá fi yókù lẹ̀ yókù tó wá fi lẹ̀ òyíwọ́ padà wá mọ̀ wá ń wí ọjọ́ ọdà létà padà wá mọ̀ pé á ah, ilé náà wà ní Islam tó ẹka náà bí mú akọ̀ mú wá èèyàn tó bá ń rò ẹ́ tí ó bá yà bí manzama eh, a èyàn tó bá ń ròyìn pé bídíà kan wà tán pè ní bídíà tún hasanatun bídíà tó dá lílé yìí bídíà ní lóòtọ́ àmọ́ bídíà tó dá ní ẹniyàn kọ́ ó ti in tó ń claim ní pé annabi o kọ̀dí hall of risala annabi ti betray iṣẹ́ tọ́lọ̀n fi ran sallallahu alaihi wasallam ó wà ó yẹ kí lè wà ń bẹ́ ayé ò sí ń bẹ́ èyí ò sí ń bẹ́ bó ni ó sì máa mọ èyí tẹ́ẹ̀ṣẹ̀ fi sí ẹ ní ó sì máa mọ̀ ní wípé hmm, kò sí wàhálà pẹ̀lú ẹ̀ ìntẹ́ẹ̀ṣẹ̀ yìí sáànà bí mọ́ṣe sáànà sáàbí àníbí mọ́ṣe kò sí tó bá so àwọn ìrántí bídà wá pín sí òní àkọ́kọ́ ni albid'atul bídíà tó ṣe pé tẹ́yẹn bá lè kó sí èyí ó sì di kèfèrí straight in bẹ̀bẹ̀ kàdùá il amwat gẹ́gẹ́ bí ìmọ̀ pé àwọn tó wà nínú sàárè bóò ni ó dẹ̀ sí mọ̀ ní pé bídíà yìí ni tó yákí bí tó lọ fi oríyàn sọ ibi kúfù ni ìdájọ́ rẹ̀ ní ó <coughs> ní because bídíà ò kí ń ṣe yẹ̀rẹ̀ kan gẹ́gẹ́ bá wọn kan ó ṣe máa sọ pé kullu bid'atin kufru pé gbogbo bídíà tó gbajúmọ̀ láwùjọ wa ní pé àkídà yóò àkídà tún jẹbàtíyà tún gbogbo anẹ́dẹ̀mọ̀ ni pé àkídà àwọn fẹ́rùkọ̀ kan ní gúúpù kan tán pè ní àtibá'u Muhammad Ali Jabata táwọn kírìmù wípé gbogbo bídíà ọ̀yọ̀ kan náà ni kúfù náà ni tó bá ti anta kafir fahada kalamun farid fahada kalamun farid ọ̀rọ̀ sọkúsọ lè yìí kò sí mbẹ̀ kò sí inú ẹ̀sìn náà bàbẹ̀ bíbi tí kìí ṣe pé ó ń forí sọ bí kúfù àbí ibi kínáǹgbè shirk kò lè jẹ́ shirk bídí àìnà ló yà máa jẹ́ àti ẹ̀ṣẹ̀ a ní fi oúnjẹ lọ́wọ́ bá ní a dẹ̀ lo kíní katọ́lọ́ ní ká lò pẹ̀lú irú àwọn tàbí ṣe báyìí àfi bá lò so aw al-ghaibina wal-isti'anati bihim wo lágbájá tó wà nínú sàárè dákun dákun ẹ̀mí lọ́wọ́ tí ó rán kàbáyá ni pé ànábì kí ń ṣe rán kàbáyì àwọn sàhábẹ̀ ń ṣe àwọn sàhábẹ̀ ń sàdúwà báyìí ibo lélè wà lọ forí sọ ó tó wà lọ forí sọ ṣíríkì a ní pé ṣíríkì wà ní báyìí náà ẹlẹ́kìdí albid'atu a èyí tó jẹ́ muhaburoma èyí tó ké bídí ayín kọwù muhaburoma ni ìtumẹ̀ ní pé mufasikọ ni yóò sọ̀yẹ̀ di fasik èyí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀ ni kàtàwàsùlù ilàlọ́hì bil amwal gẹ́bí kí ma fi ọlá àwọn nǹkan tọrọ ọlọ́run wọlá kìníkan àtàjíkú ọlọ́run wọlá gbá wọlá àwọ wọlá kòkò bàbá sásùn anẹ́bí ò kí ń fi wọ́n kan báyẹ tọrọ bídí àní but a lè sọ pé ṣíríkì lẹ́ni ẹkó sí because kìí ṣe pé ó ń pè àwọn ènìyàn gẹ́gẹ́ gẹ́gẹ́ ìyẹn ni pé anẹ́bí ṣàánú mi ó ní ọlọ́run wọlá anẹ́bí ṣàánú mi ni wọlá anẹ́bí ló sọ kìí pé ó kàn bìlí pé gbá tó ń bá ti fi ọlá ànábì tọrọ ọlọ́run tètè gbádùn àwọn adíyìn tó ṣe yìí bídá ní àdádẹ́lẹ̀ because ànábì ń ṣe but so ti wá ṣẹbọ ní kò ṣẹbọ kò ṣẹbọ pẹ̀lú ọlọ́run ọba subhanahu wa ta'ala ẹ̀yìn tó ń lọ sásàlátù jọ sunday báyìí àsàlátù tó ń lọ yìí o bídá ní ha kí ni di ṣe bí ààrẹ ìkírẹ́ ń pè láìlẹ́lá lọ́n se ń bẹ̀ sáà nẹ́bí se ewu ti ẹ̀bẹ̀ anẹ́bí ò ṣe but ṣe àṣàlátù tán lọ yẹn ṣe wọ́n lọ ń pè àwọn wòlíì ń bẹ́ẹ̀ ni àbá lọ ń pè àwọn ẹni ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ tàkí àntà lọ ń ṣe ń bẹ́ẹ̀ ni fàádà ṣíríkùn because a ti pé nínú Kùránù kí ẹmọ sí wíkà ni but tàkí bí àwọn òpé ẹni kankan tẹbọn kó sẹ́bọ̀ kankan wọn ò fún wọn lóòkà kan àbókúta mẹ́ta kan kí ọlọ́mọ fi sí bí kí ọlọ́mọ fi sí bí ọ̀rọ̀ rí àbúrò àwọn kan báyẹn wọ́n kàn lọ ń sí àwọn dọ̀lálàdẹ̀ ni anù ní bọ́ ẹbọ wá ní kìí ṣẹbọ kò kìí ṣẹbọ bẹ́ẹ̀ ni kìí ṣẹbọ so ilé dẹ̀ ni yóò àwọn example rẹ̀ ó pọ̀nà ó pọ̀nà in tí ó kàmà wọ́n ní pé ibo ni kì ẹ̀ lọ fi orí sọ but agbùdọ̀ mọ̀ wípé gbogbo bídíà tẹ́yẹnyẹ́ o èyí tó jẹ́ mọ̀káfíọ́rọ̀ ni o èyí tó jẹ́ mọ̀fásíkọ̀ ni o kó ni amma umuru duniya a fana ti wá ṣàlàyé pé ṣe ráwọn ọ̀rọ̀ ayé kalmuhtaroati gẹ́gẹ́ bí inventions bí phones laptops printers irú àwọn kama ẹ̀tọ́ ṣe newly invented eh, devices ní wọ́n ilé nǹkan kódà kò sí kankan bẹ́ kódà tó wà encourage ni kò sí kankan bẹ́ nítorí ọ̀rọ̀ ayé ni kìí sọ̀rọ̀ ẹ̀sìn ìbòdà ní ìbòdà ya ti mú ẹ̀rí ẹ̀yẹ onípẹ̀gbà tánàbí wọ Madina ó ní bẹ́ ṣe mọ́ ń gbin àwọn déètì wọn ó ní bẹ́ ṣe mọ́ ń gbin àwọn déètì wọn tẹ́lẹ̀ àníbìkọ̀ sọ mọ́jọ́ nípa ẹ̀ ṣe <laughs> ni àwọn ti ah ànábì ti ní á gbin bẹ́ẹ̀ àwọn kan gbin bẹ́ẹ̀ sílẹ̀ ni kí ní yóò wá yọ dáadáa lọ́dún yẹn àwọn abá nẹ́bì sallọ́sàn wí kí ní yóò yóò kí ànábì sọ fún wa ànábì ni pé antum a'lamu bi umuri duniyakum a ṣe rí nípa àwọn ọ̀rọ̀ ìntẹ́ jẹ ìntẹ́ mú iṣẹ́ tẹ́ ṣe ẹ̀yìnlẹ́ onímọ̀ nípa ẹ̀yìn ẹ̀yìnlẹ́ mọ̀jú parí àwọn tó bá ti di bí ẹ̀sìn ó èmì ànẹ́bì ní sallallahu alaihi wasallam so ìtumọ̀ ní pé tàbá rí ẹ̀rí specifically tó ní pé ká má ṣe nǹkan tó ní ká má jẹ tó ní ká má mú tó ní ká má ṣe ìpìlẹ̀ nípa léṣẹ́ ló yẹ kán bèèrè lọ́wọ́ ok sí ẹ̀ lè jẹ octopus àwọn àfá ìní kí ló èyẹ lè so rẹ́rì ẹ̀rí kan tó ní àmọ́jẹ ni jíjẹ ni tó bá rẹ́rì tó ní àmọ́jẹ crocodile jíjẹ ni bó bá rẹ́rì kan gbogbo anything tó kúmọ́ dákọ̀ gbogbo ẹ̀lọ mọ́ka tó bá ti rí evidence bóyá evidence tó ti kó wáyé gúrùpù ní pé àwọn ẹranko tó bá ti rí báyìí tó ti kó wọn pọ̀ ẹ má jẹ àwọn iṣẹ́ tó evidence kankan tó ti bọnu Kùránì àti Sunnah mọ́ ṣe lọ́ntí ẹni kò sí àmọ́ tó bá ti wá dìbí ẹ̀sì tẹ́nìkà bá mẹ́sìnkà wá o gbọ́dọ̀ ṣe nípìlẹ̀ ẹnìkan ní ah, irúbá ṣe ń kíṣúbì tán ìtàbá ti kíṣúbì tán sáà lè kan kọra ọjọ́ tákàn jòkó rán dì báyìí ẹnìkan kan jòkó sáàrin ẹnìkan kan ṣe báyìí tákàn formulate bí ẹ̀sìn kan báyìí anúhùn hmm, hmm, mọ́sí ànábì kíṣúbì àbí òkíṣúbì òkì kí ànábì mọ́sí tó bá ti kíṣúbì tán ṣe àtkár ṣe kìnnìkan kìnnìkan tó bá kan pé báwọn èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ bá ó ti tán èyí tí wọ́n ní ká ṣe yìí this format yìí pé ànábì ò mú wá sallallahu alaihi kẹ́dẹ̀ máa wó ṣe ráwọn innovations ní bó ṣe máa ń bẹ̀rẹ̀ ní mo ti wà ní masjid kari akíṣúrù ìtẹni ẹnìkẹ́kàn mọ́ ni assalamu alaikum tí lájẹmọ́ pẹ̀lú sàmtìlá wọ́n tẹ́tù ẹ̀dàkùn èmi ń rò pé bá ṣe ń kírun tán yìí tí ó ká lè máa ṣe irú àwọn kíní kan káwà wọn bí àwọn àdúrà kan tákan lọ fàyọ́ bí kan 2020 ní every solar ìgbẹ̀rẹ̀ tó ti pẹ́bí nǹkan ò ṣe tí ìyẹyàn mọ́ ti tó mú wò pé ah o n kò bá làkà ìmú wípé ṣẹ́yìnlá nẹ́bì ni <laughs> ẹ̀yin kọ́lá nẹ́bì náà kò tí ìbáyìn ẹ̀yin kọ́lá nẹ́bì sallásàlá ẹ̀yin kọ́lẹ́ mú ẹ̀sìn wá fún wa gbó in tó pé ànẹ́bì ti mú ẹ̀sìn tẹ́yẹ fún wa ẹmọ táwọn sàhábà mọ́ sọ ni àwọn sàhábà ni pé kò sí nǹkankan tánẹ́bì ò kọ́ wa sallásàlá ànẹ́bì ń kọ́ wa gbogbo nǹkan tó fi mọ́ bá sì wọnú tọ́ilẹ̀tì tó bá yá mọ́ ní alimaha man alimaha wa jahilaha man jahilaha ta bá fẹ́ wọn toilet jíu kan bá umar wà láti yí sí pẹ́mọ̀ pa gbogbo kẹla nẹ́bì kọ́ yìí oníbẹ̀ ní gbogbo nẹ́bì kọ́ gbogbo kẹta yẹyẹ akúdà nẹ́bì kọ́ agbẹ́ta bá wọn toilet kámọ̀ mọ̀ kọjú sí kíblà káàkiri mọ́ kọjú sí kíblà mọ́ kẹ́yìn sí so everything bóòlù sábìdì kí ànẹ́bì tó kọwa láwọn nǹkan kọwa ní kọwa láwọn umurun azima ọ̀rọ̀ tàbí súnmọ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala so a ní láti gbọ́yí in tó bá ti ní ṣe pẹ̀lú ta fẹ́ fi jọ́sìn fún Ọlọ́run Ọba láàrin ìmì àtọ́lọ̀ ló wà àfikún orí ẹ̀rí látọ̀dọ̀ ànẹ́bí o sallallahu alaihi wasallam because a bá ti fi ọpọlọ gbé gẹ́gẹ́ bá sí mọ́ ń ṣàlàyé fún alójúmọ́ ni christianity in tó sọ christianity di ẹ̀sẹ̀ pangolo débi tó délé ní kò sí tó jù bẹ́ẹ̀ lọ tí ìbá ń ṣe wípé wọ́n ti fi oníkálùkúlẹ̀ kó mọ̀ mú ráyù rẹ̀ wá ilé ó kàn dé náà nígbà kí ló ṣẹlẹ̀ tàbí alẹ́ máa ṣe bí sunday eh, school now àyọ́kọ̀ òpé ha ah, ah, nǹkan tó dáni nǹkan tó dáni níbi ọ̀rọ̀ ayé ló ti lè máa múrò orí ẹwà níbi ọ̀rọ̀ ẹ̀sìn ògbùdọ̀ múrò orí kẹkàwà wò ẹni kẹkàn nígbà lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ tó ni ó tó bẹ́ kó mú ẹni ìrírá pa ní pé ṣe bí tó dáni ní ìsinmi ayé ibi tó padà bá wọn dé ẹgbẹ́ ṣe rí lé ní báyìí ó di all forms of immorality ẹ máa find Christians ẹ lẹ́mìí àtọ̀ láàrin obìnrin tí ń lọ sí church àtòbìnrin tí ń lọ sí party obì tí ń lọ night party àtòbìnrin tí ń lọ church níjọ sunday ẹ̀lẹ̀mì àtàlárin àmìyànjú in táwọn alágbàkóyìn dẹ̀ fẹ́jẹ́ kó ṣẹlẹ̀ sí islam náà ni ah. in such a way that kò ní sí anybody tí ó sọ̀rọ̀ nípa bídíà mọ́ in táwọn fẹ́ ni ẹ pé ẹ fi ọ̀rọ̀ bídíà ilẹ̀ ẹjẹ́ kó gbáká kan unite báyẹn in such a way that ẹ̀sìn yóò padà wá bàjẹ́ awa unite aladọ̀lálẹ́tì tánàbídẹ̀ ń parí anábìnrin kí bídíà tó dé làwọn mìtì mọ́ wọ́n against bídíà فشبغ الأمور مهدثاتها àwọn olójòkó síwájú annabi àwọn sahaba abubakar imar uthman àwọn sahaba náà jòkó síwájú annabi annabi tó àwọn sọfán pé wà ṣàbọ̀ olùmọ́rí mọ̀dátátuwa tí ó sí bídí àláyé tiwọn how much more nígbàtá nabi ti wá kú tátà nabi ti jẹ́ kó yíwa pé wa man ya'ish minkum ba'di fasayara ikhtilafan kathiran tó bá ti ṣe díẹ̀ báyìí ẹ̀tù ma rí àwọn differences of opinion tó ní kálùkù ma mú ti ẹwà tí ẹ̀dàkùn gbogbo any forms of bidah ẹ̀dàkùn ẹjẹ́ kí yóò kájínà sí so èyí tó kù ní pé ìjẹ́ kí ní kọwàtà pè ní sunnatun hasana àdẹ̀dì sàlàyé lè ní àti um, sàlàyé lè ní èyí tó kọjá nam èyí tó wákùtọ́ káṣàlẹ̀ ní pé mata yantasibul muslimun ẹ ká mọ̀ kí ní bìkan ṣogbó wọ́n rí tí lójúmọ́ pé islamu fẹ́ control more than one third of the world empire islam ogun ó kan ó fẹ́ ó fẹ́ ó wọ fá Asia lọ ó fẹ́ kan gẹ́ẹ̀tì China gbáyìí bí China ṣe jìnà tó nítorí far east Asia ní China wà middle east ní Hijaz bitan nabi tọ́lọ̀ ti bá nabi sallallahu alaihi wasallam Islam rẹ̀ ó wọ boundary France Islam control Spain fún 800 years ṣe lè dé Spain mọ́ ní ti kẹrẹ Islam bẹ̀ gbogbo Spain Portugal islam control rẹ̀ fún 800 years kí ni tó fa ìzà àwọn musulmi kí ni tó wá fa zílùwa àwílẹ́tùn táwọn musulmi ta wà nínú ẹni ìyẹpẹrẹ àti mohane ta jámọ̀ kẹkẹrẹ ní rẹ̀ tó wá di pé àwọn kèfèrí láà musulmi wọ́n gẹ́gẹ́ bí ogun mú dẹ̀ ah subhanallah àwọn kèfèrí tó rí tó má gbọ́ nípa musulmi tẹ́lẹ̀ wọ́n sì máa tọ́ ara ẹ̀rọ sì máa bà wọ́n wọ́n lè kú síbi tán wà Khalid subhanallah akan gbọ́gbà kọ́ọ̀kọ́ àbìn amur àbíkan gbọ́gbà ní amur bin al-As abu abi Muawiya bin abi Sufyan àwọn tán kọ́ kú àlú àwọn kèfèrí wọ́n wọlé tán báyìí wọ́n sì kọ́ kú àlú wọn lọ́wọ́ kò dẹ̀ sí tẹ́fẹ́ sí kí ni tó fa nọ́sọ́rọ̀ ríbi achieve táwọn ẹni tàná achieve in tí ó kí yẹ́pọ̀lọpọ̀ ní pé a mọ́ fẹ́ gba shortcut a fẹ́ gba ojú ọ̀nà tí annabi àtàwọn sahabi rẹ̀ gbà tí Islam fi sáré spread bí white fire láàrin ọdún pérése in táwọn kan kọ́nkọ́ àti Rome àti Persia empire tí wọ́n kọ́nkọ́ fún hundreds and thousands of years Islam dẹ̀ kọ́nkọ́ ogbó ẹ̀ láàrin tí ó fẹ́ ju years láàrin 20 years Islam ti already wọ ó ti already cannot Africa bí láàrin 20 years lásán tí ò ti pẹ̀rẹ̀ gbogbo Egypt Syria Iraq wọ́n ti lé àwọn Byzantine àwọn Rome wọ́n ti lé wọn kó mẹ́ kíákíákíákíá tẹ́tì lọ sẹ́yìn tẹ́yẹnyẹ tí pé kódà ẹ̀rù ń bà wọn ní àwọn empires wọn kí nìkan tó wá fa wọn izu àwọn mùsùlùmí gbà yẹn kí nìkan tó wá fa zidlu wọlé ni a dìd láti understand kí ní ẹ̀ òun láti mọ solution láàfin ní wọ́n wá solution ti bí tí ò sí ṣẹ́gin tó fa majorly wípé áwùláhìl muslimuna filhakíkọtí hún muslimun ṣẹ́ráwà musulmi ní pàápàá musulmi ni wọ́n zahiran wa batinan ìta gbangba musulmi ni wọ́n nínú kún wọn musulmi ni wọ́n akidatuhum akidatun sahiha manhajuhum manhajun salim akida wọn akida tó lálàáfíà ni ojú ọ̀nà tí wọ́n tọ́ ojú ọ̀nà nabi ni sallallahu àwọn òkín àwọn èèyàn lójú ànẹ́bì gẹ́gẹ́ bí long cut káàmọ̀ ráwọn ojú ọ̀nà short cut kẹrẹ ma hmm, ojú ọ̀nà ànẹ́bì gẹ́gẹ́ láwọ́gbà kí lànẹ́bì ṣe nígbà kánẹ́bì tó dé àní láti kọ́kọ́ ma bóò ní ayé ṣe ní kánẹ́bì tó dé kánẹ́bì tó dé ayé ti dúdú tẹ́yẹyẹ débi pé àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn nígbà kánẹ́bì bìí ẹlé kàwọn ẹlé nílùú kan Hijaz tẹ́yẹn lẹ́yìn amuru um, zaid bin amur tanabi sọ́rọ̀ sallallahu alaihi wasallam kó nìkan àti àwọn kọ̀ọ̀kan àti ẹgbẹ́ ọkù khadija wẹ̀kínẹ́kì Warqa bin Nawfal tó ń túnmọ́ ń ka tíra àwọn yahud tawra ọlọ́wọ́ agbá nabi jide sallallahu alaihi wasallam láàrin inú dúdú òkùnkùn bírimu bírimu yẹn rectification of people's akida anegbuwa bẹ̀rẹ̀ sí mọ́kí pèsè ọ̀rọ̀ akida yìí anegbuwa lo 10 13 years ní maka intanabin pèpè sí kò jú pé la ilaha illallah ẹgbí na ń pè ní la ilaha illallah ẹgbọ́ mẹ́sẹ̀jẹ̀ mi àníbì sọ́lọ́sàn ó ní pé ẹjíká sí ọlọ́bà lọ́kan ṣoṣo tawhid in tó fọ́nì ní pé nígbà tó dìbí abí ọdún márùn-ún sí mẹ́fà àbí láàrin àwọn táìmì ẹ̀ṣá nígbàtàwọn kèfèrí tí wọ́n rí pé ẹ́ àwọn yẹ́ tí wọ́n ní Islam yíò ẹyọ kọ̀kan Abubakar Ànábì kọ́kọ́ sọ fún lẹ́yìn ìyàwó rẹ̀ Khadija Abubakar báyìí yíò ó sọ dákọ̀ Ànábì sílẹ̀tì ni Abubakar náà Usman wọ́n ní Islam látara rẹ̀ Sa'd bin Abi Waqqas Abdurrahman bin Auf wọ́n ní Islam látara Abubakar àdébì kọ́kọ́ remain wọ́n kọ́kọ́ remain as a kind of wọ́n kọ́kọ́ ń ṣe lábẹ́lẹ̀ fún bí ọdún mẹ́ta gbogbo wọn Bilal bin Rabah àwọn Suhaib Abu Rumi àwọn tí ń gbọ́ ìsìlámù àdébùwà continue nígbà tó yá àdébù jáde síta ya ayyuhal muddaththir qum fa anzir hmm? so nígbà tó yá àwọn kèfì wá rí pé àwọn èèyàn ti wọ ní ìsìlámù létà ìwà àwọn Umar wọn kàdà wá ní ìsìlámù yálọ́n tó fi Umar tó fi kọ́ àwọn èèyàn ẹyọkọ̀kan ẹyọkọ̀kan ilé ti gbọ́yé ilé ti gbọ́yé ìwọ̀n náà mọ́dákí tó bá wà má dákẹ́ sọ̀rọ̀ díẹ̀díẹ̀ àwọn kèfèrí wọ́n rán bóyá ó dán pé ok kí dán pé ọkùnrin wọ́n rán Utba bin Rabi'a ìkan nínú àwọn sọ̀nà dídù Quraysh wọ́n rán sáà nẹ́bí sallallahu alaihi wasallam dákùnrọ̀ bá bá nẹ́bí kí ni kẹtí ń wá takibi owó ní wá ní wọ́n bá nẹ́bí sórí mẹ́sẹ̀jì nínú àwọn tó wà ní orílẹ̀ ayé ní Ànábì lóhun òfẹ́ wọ́n tún ní tàkí bí obìnrin ni àtọ̀ obìnrin wa fún ọba ó mẹ́rin tó bá wọ́n bẹ́ Ànábì lóhun ah, àwọn lágbà ní ó wá ní kíníkà tó wà difficult fún ọlábà àti ṣe kí ní ẹni wípé àwọn lágbà ó difficult fún láti unite lórí olórí kan Banu Umayya àwọn láwọn lórí tí wọ́n Banu kíníkan Bakri wọ́n ní ti wọ́n oníkálùkù wà lọ́tọ̀tọ̀ ní àwọn mọ̀gírọ́ tí ó gbẹ́dẹ̀ mọ́ta náà fásà gbogbo àwọn Umayya bin Khalaf àwọn mọ̀gírọ́ bin Walid bin mọ̀gírọ́ Jubayr bin Mut'im àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oníkálùkù wà lọ́tọ̀tọ̀ ní wọ́n jọ mọ́ ń ṣe mítìn wọn ò ní ọba nítorí òbí ìwọ bànú á sì lé wà jọba lé wa lórí oníkálùkù àjọ àjọ ma ṣe mítìn bí àwọn yíbò ṣe ma ń ṣe yẹn tí wọ́n ma ṣe bí lẹ́kàrọ̀ jòkó bí mítìn yẹn náà ṣe wọ́n ò ní a single leader ẹgbọ́ ṣe wọ́wọ́ difficult fún tó ibi tó lágbàájí wọ́n ní pé ànábì á fún ọ lólórí jólórí wá aṣọ́bí ti fún ànábì ló ń wò fẹ́ kí nìdí tánà fi reject jólórí yẹn tá bá fi ojú ọ̀nà yìí gbé ànábì sórí kò sí èyí ò mí kan gba islam abadan kò mí ok ẹwọ ìkínàpé era kills nígbàtà náà bí ẹ̀rẹ́ ẹ̀ lọ sí sham kan mẹ́sẹ̀jì islam lọ síbẹ̀ nígbàtí yọ́n aka lẹ́ta fún kíní ọba yìí ọba rome pẹ̀lú aláà òdodo lẹ́ni yìí sọ òdodo clear láti gbọ́yé òdodo ẹ̀ tí máa sọ fún àwọn patriarch àtàwọn bí àwọn bí ẹmẹ̀wà rẹ̀ kí lẹ́fẹ́ sọ tí máa ní pé bóyá kí kingdom ìka di musulmi gbogbo wọn sádànù ni ó wá ní ẹwà ẹwà ẹwà mútùmọ̀ pẹ́ nígbà Najashi ọba Ethiopia gbà yẹn ó gba Islam àmọ́ kò lè ṣe ìdáhù Islam rẹ̀ tó bá sí indosmọ́jìn kí wọ́n ọkọ̀ yọnẹ́ nítorí kí ní ẹ̀kọ̀ kí ń dá wálẹ̀ bíi ẹlọ́ka tó ti ṣẹlẹ̀ látẹ̀yìn kò kí ń sábà ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó bá yá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó wà náà dìr and then tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yà jẹ́ pé bóyọ́ bàyí nẹ̀fẹ́ mọ́ṣe dáwà kí kí fàgídí máa wòye so Ànábì wa reject yóò lórí tó ti kí wọ́n tọ́jú Ànábì wọ́n dẹ̀ continue láti máa tọ́jú Ànábì sọ̀rọ̀ dẹ̀ continue nígbà tó yá Ọlọ́run ti padà command Ànábì Ànábì padà tún kò ní Mákà fún wọn náà tó ní tánẹ́bì sá kò ní Mákà fún wọn nígbà tó fẹ́ pa kó ìgbàlẹ̀gbà lọ Madina gbàtán ara Madina ti already gba Islam alhamdulillah ara Madina ti dúó wọ́n láwọn sí tán ti fi èmí àwọn láti fi dìfà nẹ́bí sallallahu alaihi wasallam ìgbà ìlànẹ́gbà tó ní ìgbà ní Islamic Empire wá dìdì báyìí ní Madina lórí àwọn tó ṣe pé wọ́n ti already submit fà nẹ́bí sallallahu alaihi wasallam ibẹ̀ ló wá padà jẹ́ center báyìí center yẹn ò ní olórí musulmi ti wà tánà olórí musulmi annabi sallallahu ìtumẹ̀ ni pé sójà gbọdọ̀ wà báyẹ̀ ọmọ ogun gbọdọ̀ wà ihe ìgbà yẹn ni sàmọ́ sọ̀rọ̀ àwọn nǹkan pé ó ké bó wà ní ìmọ̀ ṣe torú bọ̀ ní wítẹ́ tó ṣe pé àwọn èèyàn ní orí àkídà rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ ẹ jẹ́ kí n wá bí sí lọ jẹ bíá bí president tí má jẹ president báyìí yín kan sọ fáwọn èèyàn láti bẹ̀rẹ̀ ni pé ó yá ẹ̀yà house ẹ bill bill ẹni wípé kìtàbùn wà súnnà láfẹ́ mọ̀lù láti nìlọ kìtàbùn lọ súnnà tún nàbí sàlọ̀ èmi ni president kò sí tẹ́fẹ́ sí honestly èyàn lè èyàn lè dìlẹ̀ súnjọ èyí tí ó reality ni kí wá ní dáwà nàbí sàlọ̀ sàlọ̀ lọ́wọ́ sọ pé ọlọ́run sọ bá ní kòrán ni pé kúl ànẹ́bì sọ fún wa hadhihi ojú ọ̀nà èmi ànábì o ad'u ila Allahi ala basiratin èmi máa ń pèpè lọ sójú ọ̀nà Ọlọ́run Ọba ni ala basira ana wa man ittaba'ani èmi àtàwọn tí wọ́n bá tẹ̀lé mi ànábì sallallahu honestly a fi ká ní ojú ọ̀nà nẹ́bí yẹn kí ní ojú ọ̀nà nẹ́bí yẹn dáwàtù nas ila tawhid wa muharabatu kulli aw muharabatu kulli ẹka gbógun ti ṣẹ́gbẹ̀rún tó bá ti gbá kìdá yé lẹ́ẹ̀sọ fún wọn wípé nǹkan bá yóò dáwó ní ó tètè sá ẹwà àgbà tánì padà wájú lórí kò sí tánì bá ti sọmọ báyìí jọ táyà sọ̀kalẹ̀ pé ìjọ Hudaybiya ni ọlọ́ni wà látún sí kú bí ìsọ́mìl kàwà fẹ́rẹ̀ àwọn ìyàwó yìí tó jẹ́ kéfèrí ẹ̀tọ̀ obìnrin méjì Muawiya afẹ́kan ní wọn kò tí gba Islam kí náà ń pè ọkùnrin ọmọ Umayya oná fẹ́kan Safwan bin Umayya ó fẹ́kan tó gbọ́n tí gba Islam báyìí inú ẹfà ní pẹ̀tọ́ kígbà tí wọ́n sì wà ní kíní ni olórin pẹ̀lú sọ fún kí n fẹ́ diverse àwọn kí n diverse tí a kí ìmọ́lẹ̀ Islam yóò tí wọnú máìndì mi ní tó kù ní pé kayfa wa mahabbata al-islam fi qulubihim bó la fẹ́ ti ìmọ́lẹ̀ islam bọ́nà ọkàn wọn èèyàn bó la fẹ́ ti ìfẹ́ ẹ̀sìn bọ́ọ̀kan wọn ṣe òbí ó yìí ni àwọn sọ̀hábà wọn bá nẹ́bì e, kínan pé alkọ̀ọ̀mìdíyà ó wá bá nẹ́bì ó ní ànẹ́bì mo ṣe zìnà e, e, ẹni kan lẹ́kọ̀ pa mí ó wá bá nẹ́bì fún àrin sallallahu alaihi wasallam in tán pé ní ìmọ́lẹ̀ islam ti wọnú rẹ̀ ni ọlọ́run ti bọ́lá sí ìjó tó bẹ́ tó wá sí ilé fún mi ó ní ah anábì mo ṣe o torí nínú Islam kò tọ́ kíyàn ṣe tí ó dá kó wá tú àṣírí ara rẹ̀ fún àwọn èèyàn tó di pé káàkiri sọ pé wọ́n tó rẹ̀ nìyẹn ó wà tú àṣírí rẹ̀ ó tó bẹ̀ kò tú àṣírí tó bá rí ẹ̀ tó bá ń ṣe kìníkan ní kọ̀kọ̀ ó tó bẹ̀ nínú Islam kò tú àṣírí rẹ̀ anígbà sọ pé nípa mo tú àṣírí rẹ̀ tó lọ ti ah bọ̀ ẹ̀rùn bẹ̀ pé ẹwẹ́ jẹjẹ aráyé wọ́n padà lẹ̀kù pa sàábẹ̀ ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lóbìnrin anábì ni ó dá lọ bímọ náà ó tún bímọ tó tún ara náà bí létí ẹgbẹ̀ anábì ẹ̀ tí ṣe ìdájọ́ fún mi ah, charity islam bá padà mix bí pẹ̀lú ara èèyàn ó wà ṣe ó wà náà rẹ̀ kalẹ̀ báyìí fọ́lọ̀ọ̀bá pé ọlọ́ọ̀bá in tó bá ti wọ́n ló fi mí ṣe amótáwọn yóò ti submit fún islam táwọn yóò ti submit gbogbo ìgbìyànjú wa fásàlù mẹ́mọ̀ já because ọkàn àwọn èèyàn ní kọ̀kọ́ tẹríba tọ́kàn bá ti tẹríba kẹwa sọ lé ní pé ó jihad wà láyẹ̀ pìsẹ́ àbó àbó jihadi kọ́ jihadi níbi táyé ti gba mẹ́jì àwọn èèyàn táyé ti ọ̀rẹ́dì kó sáwọn ẹ̀lẹ́mì tó ipá àwọn kèfèrí àwọn musulmi wò láwùkọ́ sí kò kí zì báyẹn ayúhàl muslimuna ibadallah in tó kù ní pé a ní àwọn èèyàn sẹ́ bó láṣẹ máa ṣe àlàyé chance kò dẹ̀ kí ṣe dédé ẹwọ bí islam ṣe spirit kéèkì dédé pé èmi ò tí mọ̀ sí ni anẹ́bì hmm. ni majorly anẹ́bì ló ṣe dáwọn one on one mo wà ń bí kẹ́nìkan ṣe kíníkan ẹni pé mo wà ń bí kẹba ẹnìkan mú kàkan ah ìyá òká tẹ́múdá ní òká ah òká kílélé sí òká wedding ah òká tajà ní ah ìyá òká tajà ah kò dá kódà tó lọ́rùn sálẹ̀ bí ní ẹ̀ẹ́ subhanallah ó sì gbọ́ kíníkà yìí tán pàwọn ìlàsì pẹ̀lú dáadáa tàdẹ̀ ń kọ́ bàjẹ́ fáwọn èèyàn pé ìbàjẹ́ ilé oníkàlùkò dákẹ́ mọ́ ẹ padà rí àkọ́kọ́ bẹ̀rẹ̀ látàwùjọ gbogbo àwọn tán rí káàkiri tán rí òkáàkiri wọ́n àwọn obìnrin yẹn tó bá ti ráwọn nínú wọn wá wọ́n ní ògbóṣe múra yìí só dábẹ̀ sí múra ọmọlú àgbèrè múra kí ẹ bá sọ sọ́tí ó dá yóò gbọ́ yí ah, káàkiri yóò dá lóòtọ́ wọ́n mọ̀ ṣàlàyé ẹ̀sìn àwọn ọmọ ọkùnrin tán rí káàkiri tán fò káàkiri táwọn mọ́mí tán ṣe yahoo yahoo ẹ pè wọ́n ní tẹ́ṣe yìí kò ṣe kíníkà kò ṣe kíníkà oníkálùkù ti ń revive kíní láwùjọ bí kò sì mọ̀ dalilé ẹwà wà mùsùlùmí onígbàtí islam wà strong ìtàn àní rome roman empire gbogbo eastern roman empire sì fall gbogbo partial empire sassanid empire dẹ̀ fall tẹ́yẹnyẹ kò dẹ̀ sí átàrù ọmọdé ni ìgbà tó wáyá islam wà continue ìzùbáyẹn kí ló padà ṣẹlẹ̀ bóò náà ṣe kọ́nkọ́ spain padà láwọn kékeré a ń kèfè rí ní àwọn ọgbọ́n tó pọ̀ gan ní tàbí ní kí pé àwọn mùsùlùmí as a whole are liban jaka win because wọ́n ní wọ́n kìní kàtàwà òní òní ẹni dat akidatun sahiha hmm? àwọn olè dẹ̀ ní wọn ò bẹ̀rù àti kún ti wọn ìfẹ́ ọlọ́ọ̀bà tànẹ́bì so wọn ò bẹ̀rù in táwọn kan rí ọlọ́ọ̀ tànẹ́bì àwọn kan rí ẹni wọn ò rí kú gan bóò láti fẹ́ gba bìlífì kò nínú máìndì wọn in tán lónìí ẹ̀wù láwọn ìlú tí wọ́n kọ́kọ́ gba islam lọ́kàn àwọn èèyàn kan tó wá máa gbà lọ́wọ́ wa léni wọ́n jẹ́ kan wọ́n wí ọ̀dí ọ̀dá wọ́n smogul àwọn àkọ́ ìfásídà bẹ́ẹ̀nà ausatul muslimin òfin ausatul muslimin wọ́n mú àwọn àkídà burúkú ẹ̀ sí àárín àwọn musulmi gbogbo àwọn ìṣẹ́kú gbogbo wọn rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ wọ́n dẹ̀ lù àwọn kíni many ways nínú ọ̀nà tán lò bí media àwọn ọ̀nà tán lò bí many ways ni wọ́n lò ṣá entertainment entertainment ni wọ́n ti ń ṣe tí ma ti wọ́n gbé àwọn àkídà ìsáà mùsùlùmí islam yẹn yóò mọ̀ yọkó lọ́kàn wa tí islam bá ti yọkó lọ́kàn yẹn o islam yóò ní lápọ̀lẹ́ lọ́kàn rẹ̀ ìtú ẹni pé àwọn islam tó ti yọkó lọ́kàn mùsùlùmí yẹn a ní láti bá wọn ìsáti ẹ̀ pé irọ́ islam lẹ́sìn o sì gbọ́dọ̀ tíjú àti jẹ́ mùsùlùmí èyẹn tíjú àti jẹ́ mùsùlùmí èyẹn bẹ̀rẹ̀ àjẹ́mùsùlùmí ẹni bí ẹ̀ tí máa wà mùsùlùmí ni mí èkí tí jú àti ẹkẹ́ ẹ̀yìn mùsùlùmí ẹ̀yìn kí ló ṣẹlẹ̀ sí ibita ẹwọ tàà bá ẹdílé ní báyìí wọ́n jẹ́ kí Islam kọ́ wá rí bí a backward religion to many dé pé àwọn yẹ́kàn jẹ́ mùsùlùmí beliefs mi fakọt ó kọ lásán ni so àwa mùsùlùmí è ní ààdà gẹ́gẹ́ bí Khalid bin al-Walid àná àwa mùsùlùmí è ní ààdà gẹ́gẹ́ bí Umar ààdà gẹ́gẹ́ bí Uthman Abu Bakr àbíbẹ̀bẹ̀rẹ̀ na sahaba àdá gẹ́gẹ́ bí Sa'd ibn Abi Waqqas àbí Abu Ubayda al-Jamra Amir ibn al-Jamra amir hadhihi al-umma àdá bí àwọn ènìyàn náà àwa fẹ́ jẹ́ kọ́lọ̀ ọba kó wá fún wa ní ìzù àwọn ènìyàn àwa lọ wu àwọn ènìyàn padà yí pé bóò ni àwọn ènìyàn ṣe sí ti wọn ojú ọ̀nà wo ni wọ́n là tí wọ́n fi ríbi wà máa rìn ojú ọ̀nà yẹn àwa ní máìdì pé bóò ni ó ṣe pẹ́ sí imọ̀ òwúrẹ́ yóò pẹ́ ìrẹ̀lẹ́jẹ̀ kó tún máa pẹ́ jù àwọn mùsùlùmí náà so wọ́n ni yantasirul muslimuna idha raja'u ila tatbiki kitabi rabbihim wa sunnati nabiyihim sallallahu alaihi wasallam ṣẹ́rí ìgbàta tó lè padà sí izu ti yawa o ni gbàta bá tó padà sí bí tíra Ọlọ́hun Ọba àti sunna nabi sallallahu alaihi wasallam gbogbo ẹni ṣọ́tọ́ tó bá wọ́n yìí àsìlòrò kitabun wa sunna ìtumẹ̀ ní pé tabbikul kitaba wa sunna fi nafsik wa tabbikuha fi ahlik kọ́kọ́tọ̀ bá kọ́ apply Quran àti Sunnah nínú láìfà rẹ̀ wá ma apply rẹ̀ lórí àwọn ará ilé rẹ̀ ní ilé tèmi mo ti apply rẹ̀ nílé tèlé mo ti apply rẹ̀ àwùjọ àzẹ̀wò yíkú gbogbo because kí nìdí oníkálùkù nínú ilé kìtàrà àti Sunnah táwọn ẹmẹ́rẹ́ bá ah 10,000 kìníkà eh ikí tó fẹ́ sí yóò dá kódà dájì mi sọ fún anúlé lánàá pé kìní ó takó sallallahu alaihi wasallam ilé ni ẹ̀hẹ́ yes tó dájì mínà sọ fẹ́ mínà kíníkà kíníkà báwùjọ ṣe máa ń change nìyẹn díẹ̀díẹ̀ kíní yọ àmọ̀dàgbà ní ìwá kíkájú èyàn kíkájú fasbir kama sabara ulul azmi mínà gúúsù kí ipá kan wò pé ìlú gbọdọ̀ dá lé láàrin ìsìn kó bàjẹ́ ní ìsìn ó tèkì years kó tó bàjẹ́ so yóò tèkì years kó tó wà òkú náà so wọ́n ni wà bádàwù bí nashri tawhid ẹwà bẹ̀rẹ̀ pẹ̀lú pé àníkò láti mọ fọ́tọ̀ orí ìdìká àwọn àfẹ́ ẹlẹ́bọ àtàwọn tó ń pìpì lọ síbi ẹbọ bóò ní ṣe fẹ́ gẹ́yẹ wọn àwọn náà kọ́bàwọ̀ èèyàn torí kò sí bẹ́bọ àti tàwídì ṣe fẹ́ mìtì pọ̀ nínú máìlì èèyàn ó lè jẹ́ muwahidun mushrik abadan imma an takuna muwahidan aw an takuna mushrikan imma kó jẹ́ muwahid àbí kó jẹ́ mushrik

abẹ́sì ní mọ̀ prepare kalẹ̀ intabale prepare against our ọ̀tá Islam gbogbo agbára tabale prepare abẹ́sì ní mọ̀ prepare kalẹ̀ against our ọ̀tá Islam agbára tí fi ń lágbára jù wá nìyí ìtànàbí kọ́ dámọ̀ síwájú kò ju àtàwòhídì lọ àti al'akídà tó rectify people's akídà tí yẹ̀ tákídà rẹ̀ bá lálàáfíà o ní ó sì ọdún Christmas ní ìsìnmà ọdún Christmas báyìí ó pọ̀ náà musulmi tó ìbọn ọjọ́ sí ọdún ìní pẹ̀lú àgídìrí sáà musulmi tó lọ́wọ́ mẹ́lọ́wọ́ ilé àgẹ́sà wọ́ta àwọn tátàwọn olóòrí lọ́ta mọ́ àwọn tátàwọn pé àwọn ẹlúgbà wípé kúdà lọ́nà tèmi mí sí láìka àwọn guys christians ẹjẹ àwọn muslim lọ́fà mú láìkí wọn wọ́n máa ń kúl wọ́n máa ń kúl ṣe irú yẹ lọ́lọ́ wà fún nínú sọ̀rọ̀ tó fún àwọn sahaba kò possible now wọ́n tó pé wọ́n gẹ́gẹ́ fún ah, all of us are worshiping one God ọlọ́run kẹ́nà làjọ ń sí so kò ní àwọn èèyàn tí ẹ̀lẹ́ kódà tí no small go lè jọ ọ̀rìn lójú because mo tí ẹ̀ ráwọn kèfèrí gẹ́gẹ́ bí anything now a ń rí pé kí ló ń ṣẹlẹ̀ gbogbo àwọn Nàìjíríà ní gbogbo ọ̀nà ẹjá fi ẹlẹ́sìmẹ̀sì yìí kalẹ̀ ah, gbogbo ìjẹ́ ẹlẹ́sìmẹ̀sì ẹ̀sìn kan ní ò ṣe ìwọ́dé ìwọ́dọ̀rùn bọ̀ rí ni tó bá padà dọ́gbù tó bá rí pé Islam fẹ́ kọ́lọ̀nà ń kọ́ ah, àwọn mùsùlùmí sọ̀rọ̀ yìí pé wo ẹjá sí àjámọ́ ṣe kí ní ìbí ah, pẹ́sìn ìgbà ló ń bayé jẹ́ gbogbo ẹ̀sìn eléyò sí eléyò sí iná ní daréwú tábákàdà dọ́rùn tí ìbákàdà jẹ́sì iná lò dúdó wá ń kọ́ àà ẹgbẹ́ ìmánù òdá àkídà òdá báwọn mùsùlùmí ṣe wá ń sọ lọ́pọ̀lọpọ̀ láwùjọ ni ẹ se ilé ìlú wa àhámù ẹ̀dẹ̀ jẹ́ káàkiri wámọ̀ pé bẹ́ẹ̀nì ìlú ẹka kọ̀dámà ayyuma wal aula èwo ni aula èwo ló wà aula in tó ikọ́ta yẹ bá kú lórí ẹ̀ wọ́n ṣe gbére nínú náà àbáwọn nǹkan mí tó ṣe pítán bá kú lórí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n wà lórí ẹ̀ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ ni wọ́n inṣá Allahu adhabahum a wa inṣá a tarakahum wa ghafara lahum àwọn ìṣẹ̀tẹ́rẹ́

asharutu waljawabu jaza aljiza tẹ́ bá ń rẹ̀ sí ọlọ́ọ̀bá lọ́wọ́ yansurukum yóò rẹ̀ yí náà lọ́wọ́ wà yí sábìt àkọ̀dáyàmọ̀kùn yóò wà fi ẹsẹ̀ yẹn rẹ̀lẹ̀ àṣí kò síbi kankan tí ìrànlọ́wọ́ wà tí bá ṣe pé káà náà wá padà síbi ẹ̀sìn ọlọ́ọ̀bá káà mọ̀ rán ẹ̀sìn ọlọ́ọ̀bá lọ́ọ̀bá ìpé ah bú láì fẹ́ ṣe tàbí wa'ada Allahu alladhina amanu minkum wà ámìlù sọ́lìhàt ọlọ́wọ́ bá ṣe ìlérí fáwọn tí wọ́n bá nígbàgbọ́ nínú yín wà ámìlù sọ́lìhàt tí wọ́n lè ń ṣe àwọn ṣe orí ámìlù sọ́lìhàt ay al'amalul muwafiqo li sunna àwọn ṣe tó bá sunna ọlọ́run ló fi ṣe khulafa lórílẹ̀ ayé ẹ̀yin lẹ́pàdà jẹ́ olórílẹ̀ ayé èyí láti so lórí kí ní dẹ̀ nìyí ó ṣẹlẹ̀ sáwọn sahabi annabi ridwanullahi alaihim wala yumakkinanna lahum wala yumakkinanna lahum dinahum alladhi irtada lahum ọlọ́ọ̀bọ̀ wà fi ẹ̀sìn wọn yẹ tó fẹ́yẹ̀ yíwà fẹ́rẹ̀lẹ̀ fún wọn ẹmọ tọ́lọ ló mọ̀ sí o wala yubaddilannahum min ba'di khawfihim amnan ìbẹ̀rù tó ti bẹ̀rù tẹ́lẹ̀ ọlọ́wọ́ wá sọ ya'budunani la yushrikuna bí shay'an ẹwù tọ́lọ̀ ìparí rẹ̀ wọ́n wà mọ́ sí ọlọ́wọ́ bá tawhid ìjọba ní pé ìjólórí tọ́lọ̀ fi ń ṣe lórílẹ̀ yẹ yóò mọ̀ jẹ́ ìjólórí lórí ìpìlẹ̀ rẹ̀ tí mọ̀ jẹ́ tawhid yóò wá ṣe kí ni ó mú wá ní mọ́ sí gbogbo tẹ́ bá lágbára láti máa pèsè kalẹ̀ fáwọn kèfèrí ẹ máa pa pèsè kalẹ̀ fún wọn so so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí náà gbé ní pé ìta àfi parí pé ayyọ́ al-muslimuna ibadallah ẹ jẹ́ ká bẹ̀rù ọ̀rọ̀ ọba wa ta'ala àwọn ahadith ti kàn tó ti wá lórí pé ọlọ́run bá ní pé anẹ́bìn sọ wípé ìyẹpẹrẹ ó tó dé báwọn èèyàn táwọn èèyàn bá ti wà pleased pẹ̀lú dúníà wọ́n wá ń bẹ̀rù kódà wọn ò ka ìsìn fún mọ́ gbọ́n lílé wa continue dà anẹ́bìn ni pé ọlọ́wà fi yẹpẹrẹ bọ̀ àwọn mùsùlùmí mọ́lẹ̀ wọ́n wà lórí yẹpẹrẹ yẹn hatta yarji'u ila dinihim àfi tẹ́ bá tó padà síbi ẹ̀sìn ọlọ́ọ̀bá lọ́lọ́tọ̀ yọ yẹpẹrẹ yẹn kó lórí ẹ wo àwọn incident tó ṣẹlẹ̀ láwùjọ wa ẹ wo World Cup tó lọ tán yìí ó tún ṣó báwọn mùsùlùmí ṣe wà lólì tó níbi ẹ̀sìn ọlọ́ọ̀bá káwọn yẹn máa sọ wípé tí ìbáṣepọ̀ ti jẹ́ mùsùlùmí ni Messi lò bá mọ́ Joseph Messi

bẹ́sì mọ́ kọ́kọ́ ní so a musulmi live ní life yìí in tó kù ní pé ah sọ́ọ̀sì ẹ̀yìn ibi tí yẹpẹrẹ ti ń dé wábá wa lélẹ̀ honestly ẹjẹ́ káwò kí ní ẹ̀dàdà in tó kù ní pé bú wa ni àwọn shababul muslimin kífà nùjẹ́rùn ila hadha ti bú lẹ́fẹ́ dáa padà síbi ẹ̀sìn kan mọ́ ìpẹ́ ẹ̀sìn yóò dínun azizun izzatan wa kìí ṣe bí bọ́ọ̀lù lówà ẹ̀yà orí ibi táwọn musulmi nígbàtí Morocco wa win France àwọn musulmi ní pé yes àwọn musulmi ti gbẹ̀san eh, ní táwọn France ṣe fún àwọn musulmi nígbà kan àà ah, ah! bọ́ọ̀lù lẹ́yà fi gbẹ̀san bọ́ọ̀lù eré lẹ́ fi gbẹ̀san àìpáwọn kéfẹ́ ah subhanallah ibihamdi subhanallah ila'adim ṣe dákùn àwọn ògbóyìn ká gọ́yí fàbí ọlọ́wà subhanahu wa ta'ala kó yóò ṣe dáadáa fẹ́ nìkan kan gbogbo tàwátí lábọ̀ láti mọ́ṣe dáwà ìdákejì ká mọ́ṣe dáwà fáwọn yẹn so adùn insha Allah wallahu alam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh